إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو الله سبحانه وتعالى أسترى لكم في فوان نبو محمد صلى الله عليه وسلم àwọn ará lè rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó mọ̀ tẹ̀lé títí tí ayé òní fi jáyé má so níbi tíra tí a ń kàlọ̀ fún àwọn láàrin ara wọn tíra Takhilul Aynayn bí sharhi Aqidati Raziyayn ti a Sheikh Ubayd al-Jabiri so bí tí a dé òun náà níbi tí al bá gbogbo àwọn olùmọ̀ ẹ̀ ní gbogbo àwọn ìlú òun náà ni pé wala nukaffiru ahlal qiblati bi dhunubihim ní pé a ní pé àwọn tí wọ́n dájúkọ qibla tó bá wá kírun a ní pé wọ́n ní kèfèrí bi dhunubihim pẹ̀lú àwọn sẹ́wọ̀n wa nakilu asrarahum ila Allah a sì fi àyín tó wọn òun náà ni ibi tí Sheikh Ubaydi ti ń sàlàyé ta ni baqiya amrun ah, wani yutammimu bahtha ah, hadhihi al-mas'ala wani alamari kan wà tí ó pé a ìwádìí a mas'ala yìí wa huwa fi qawlihima òun náà ni gbólóhùn àwọn imam méjèèjì so àwọn imam méjèèjì pé rahimahumallah ní pé wala nukaffiru ahlal qiblati bi dhunubihim ní pé àkí ń pè àwọn tó ń dájú kọ kíbílà àkí ń pè wọn ní kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ wọn wọ́n ni awwalan wọ́n ni aláwọ̀kọ́ al bí báyìí al-ma'asi wala kufran kẹ́sì ṣe ìṣe kèfèrí torí pé ẹbọ àti ìṣe kèfèrí ẹ̀ṣẹ̀ náà lòun náà so ẹ̀ṣẹ̀ náà lòun náà so in tọ́lọ́wọ́ bá fi sọ́nà Qur'an yẹn pé wa man ya'si Allaha wa rasulahu fa inna lahu nara jahannama khalidan fiha khalidina fiha abada so ní pé ẹni tó bá ṣe Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ ti bẹ̀hún ẹ̀ṣẹ̀ shirk náà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ bí pé à ní pé àwọn tó bá ń dájú kọ a ní ma pè wọ́n kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ yẹn àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe ṣírkù ní o so àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ṣírkù ní nígbàtá bá ti ṣe ìtọ́lákò dhunub so àwọn nǹkan tí ó tó kúfù àbí ṣírkù na ma fi ń tafasí wọ́n ní fa ṣírkù ma'rufun so wal kúfùrù wọ́n ní ìṣe kèfèrí tí yau minhu sabbullah inú rẹ̀ ní so àwọn ẹlòmínà sí wà tó ṣe pé kílọ̀kọ̀ rẹ̀ àwọn àdánwò tó ń dé bá àwọn èèyàn láyé sí wọ́wà jùlọ nípa àwọn àdánwò tó ń dé bá àwọn àwùjọ àwọn mùsùlùmí sí ara àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí àwọn ọ̀rọ̀ tó mọ̀ sọ pé ah, ọlọ́run orí wa má sọlọ́run orí wa má so wẹ́rà sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àtọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ti so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí pé àdánwò táwọn tọ́mọ Nàìjíríà ń complain pa rẹ̀ àdánwò táyé ni so bí ò sí rí rẹ̀ sí jẹ́ so ló kọmọ Nàìjíríà but àwọn tó ti ń gbẹ̀mí wọn so ní bẹ́yà àwọn tánwà Palestine pé but ẹ ma ríro àwọn kaba iná intakida fi ṣe pàtàkì nìyẹn intakida fi ṣe pàtàkì nìyẹn so intakida fi ṣe pàtàkì ni pé tí tí násùrọ̀ ọlọ́wọ́ bá gbogbo àwọn rẹ̀ dé kún ẹgbẹ́ bọ́ọ̀lẹ̀ yóò fi ṣe ṣúkúrù fọ́lọ́wọ́ bá so bọ̀yẹ̀ rẹ̀ lẹ́yìn náà láwùjọ wa náà ń sí báyìí tó pé oríṣiríṣi ọ̀rọ̀ láwọn yóò ti máa sọ so wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ sọ́lọ́wọ́ bá so látara bí nǹkan ṣe le fáwọn èèyàn so bí nǹkan sí lè fáwọn èèyàn so uh, but musulmi gbogbo kò tó bá bára rẹ̀ so yóò ma dúpẹ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni yóò ma ránka pé ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀ tí wá so ìtumọ̀ inna lillahi wa inna ilayhi so ilé ìmọ̀ yára jẹ́ káwọn èèyàn so lọ́nà tí wọn so lọ́nà tí wọn onímà kíyàn sí bú ọlọ́wọ́ bá rí kódà kódà ni

hatta inda al-murji'a kódà lọ́dọ̀ àwọn murji'a gan ẹnu kò lórí pé sábùlá ò sínú nǹkan tí a máa ń bèèrè àníyàn lẹ́wọ́lẹ́wà rẹ̀ kódà lọ́dọ̀ àwọn murji'a so kódà lọ́dọ̀ àwọn murji'a so pàápàá jùlọ àwọn murji'a ti àsìkò wáyé so irú àwọn halabi gbogbo àwọn báyàn so tó ń bá fẹ́ mọ́ example kúfùrù àwọn kata mọ́ wá náà so wọ́n ni sábù nàbí so kíyàn bú annabi rẹ̀ sallallahu alaihi wasallam so kí yẹn bọ́ annabi sallallahu alaihi wasallam so kí yẹn ní alábẹ́ freedom of speech àwọn àwọn àwọn kí ló kọ́ rẹ̀ àwọn àwọn tí wọ́n tàtàrà gbogbo freedom of speech freedom of expression tí wọ́n fi ṣe lè wọ́n kábà mẹ́ lálẹ́ kìyàmà tí wọ́n bá túbá láyé so lórí kúfùrù wọn yàtọ̀ sí lórí kúfùrù wọn tẹ́rì wọn in tó sì pé mùsùlùmí kí tó sì pé gbogbo àwọn àwọn èèyàn tó sì pé àwọn yẹpẹrẹ ànẹ́bì rẹ̀ àwọn èèyàn ni ó wà mọ́ ló mọ́ wo ohun tí wọ́n ń ṣe sẹlùmí wọ́n ni wọ́n ṣe kàtúnù kan so òun náà pé òun náà tẹ̀lé sírísì kàtúnù náà tẹ́lẹ̀ ẹgbẹ́ tún wò áùzùbìlá so yá ah, kí ni gbogbo kí ni gbogbo jágbàjú báyìí èyàn bẹ̀rù fún ẹni bẹ́ẹ̀ kóhun gẹ́mọ́ padà gba ìdájọ́ àwọn tán sí báyìí so wasabbu kitabihi kí ẹmọ bó so wasabbu mala'ika kí ẹmọ bá wọn mala'ika wasabbu sahabati jami'an kí ẹmọ bá wọn sàábé so kí ẹmọ bá wọn sàábé ẹ wá imagine kí ẹmọ báwọn sàábé sheikh wọ́n ni wọ́n sọ pé kí ẹmọ bú gbogbo àwọn sàábé gbogbo wọn so kí ẹmọ gbà pé gbogbo wọn kèfèrí ni wọ́n so kúfùrù ni wọ́n àwọn afẹ́ tó wọ́n gbà pé tí ẹmọ gbà pé tí àwọn adẹ́dùn tọ́lọ̀ ọba ti zaka náà wọn àbáwọn adẹ́dùn tán nàbí sallallahu alaihi wasallam jẹ́rì aljanna tí ẹmọ bá fi sọ pé kùfàrù ni wọ́n òun náà kúfùrù ni ẹ wá imagine ọ̀daràn yìí sọ ọ̀daràn súfì tí ó ń sọ pé àwọn ọmọ ìyàwó ò ní wọná ó sì sọ pé mẹ́jọ náà àwọn sàábẹ́ ànábì ni ó wọná so ó ti sọ́rí pé mẹ́jọ nínú àwọn sàábí ànẹ́bì ni ó wọ́n ó ti sọ́rí so nínú àwọn àwáyé nìkan tó kọ́kọ́ gbé jáde ni so àwáyé nìkan tí mi kọ́kọ́ mọ̀ kò lè jẹ́ nǹkan tí kọ́kọ́ gbé jáde so but kí lókọ́ rẹ̀ ẹni tó wá sọ pé mẹ́jọ nínú àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam mẹ́jọ nínú wọn wọ́n so òun náà sọ pé àwọn ìyàwó ní wọ́n so ẹ̀yìn ẹ̀wọ̀n nǹkan ẹwọ bí ta bá ara wa dé láwùjọ báyìí irú àwọn èèyàn báyìí wallahi ó yẹ ti pa wọn látara zindik látara pé wọ́n jẹ́ zindik ti ìjọba ó yẹ ti dájọ́ pé ìjọba Islam ó ti dájọ́ kìí ṣe individual kìí encourage terrorism encourage àmá à nítorí pé èyàn ó pè wọ́n terrorist kama dákọ̀ ìdájọ́ islam so but níbi tó bá ti lò òfin islam bóyẹ kan ti pa ti pẹ́ so yẹ kan ti pa so li yastarihu al-bilad wal-ibad so kí ìlú lè sinmi káwọn ẹrú náà lè kán lè sinmi wọ́n ní kí ẹ bọ́ àwọn sọ̀hábà lápapọ̀ lẹ́ni tó ń ládi sọ́kà pé kèfèrí ni wọ́n o àwòkánù kuffaran wa lam yuslimu àfi kèfèrí ni wọ́n wò gba islam so gẹ́gẹ́ bí àwọn Shia sí ma ń sọ nípa Umar ní pé Umar ò gbà kan gba islam rí so ní pé òun náà wà nínú àwọn munafikun so ní pé òun náà wà nínú àwọn munafikun pé gbogbo bí ó ṣe gba khalifa náà ló wá títí tó fi wọ islam so ẹni tó wá fọ́nì ni pé mo wá rí fídíò kan àwọn tàwọn àwọn jagun òní gbogbo àtàlà àwọn ọmọ jagun táwọn ẹ̀kọ́ wá ní ọmọ rí wọn wọ́n wá gádà àwọn sójà yẹn wá gádà láàrin wọn wọ́n wá ń kọrin wọn tán ma fi ń bú Umar ìdí wọ́n wò ní pé òkè sáwọn àwọn tán fẹ́ jagun fi nítorí Ọlọ́run ọba náà ni bóòlù àwọn tí wọ́n jagun sójú ọ̀nà Ọlọ́run ọba wá sí pàwọn náà ń so ẹwọ̀n kí so wani aukanu musulmi na sun martaddu abúzọ pé musulmi ni wọ́n padà wọ́n rídà gbogbo wọn so wọ́n jẹ́ mùsùlùmí láàrin lábí but nígbàtí wọ́n ti tán nígbàtán tán àlìyí yẹn so tán jàmbá àlìyí yẹn so tí wọ́n tí gbogbo wọ́n dètè tí wọ́n dá so àti gbàyẹn náà ti ṣe rídà so aw annahum fasaku àbí pé a ah, gbogbo wọn fásíkì ni wọ́n so ní pé ni gbogbo wọn gbogbo àwọn sàhábà so eléyìí in tó gbẹnu ẹlòmí ni so in tó gbẹnu ẹlòmí ní àwọn súfì ni so in tó gbẹnu ẹlòmí ní àwọn súfì ni ẹ̀ gbogbo wa la kíníkan so gbogbo wa la ń sẹ́sẹ̀ ká àwọn kọ́lá àwọn sọ̀hábà náà wo sẹ́ tọ́lá àwọn sọ̀hábà náà wo sẹ́ kí ní jẹ́ pé kíní sí wọ́n ní sí tí wọ́n náà bá fẹ́ sí ṣe ẹwọ jàgbàjàgbà ẹwọ báwọn èèyàn ṣe nù tó ẹwọ báwọn èèyàn ṣe nù tó ọ̀lá kólà nẹ́bì náà já sí jẹ so kólà aṣọ àbà náà máa jẹ́ fala hawla so ẹwọ ẹwọ nǹkan tí ẹ̀sìn dì lọ́dọ̀ àwọn èèyàn lónìí àwọn súnnà ló sì ń dáwùjọ rọ àwọn súnnà ló sì ń báwùjọ jẹ́ bá ti sí wọ́n máa ń ṣe nìyàn bá ti sí máa ń ṣe nìyàn ẹni tí ò rí sọ jáde òun náà ń ṣe ń kọ̀rọ̀ so ìtumọ̀ súfí nìyàn so kẹ́mi yàn balẹ̀ pé gbogbo tó bá ṣe ó wà ìjẹ́nà ọlọ́wọ́ bá in tí in táwọn súfí in tándólé lórí wọ́n ni fisk فهذه مكفرات عملي ان كانت في إيه، إيه، فساق ني وان اي إيه، تو بوجو نا وان صحابه كو فساق مي وان سو ا آه، اشياء ما في ايه هي ني تو ان صوت الحجرات ليكو ولو انهم آه، ان الذين آه، ولو انهم صبروا حتى تخرج اليهم لكان خيرا لهم wallahu la yahdi al-qawma al-fasiqin so wọ́n ní a ah, fasiqin náà lọ́nà ọba pè wọ́n so wọ́n ní a ah, ẹgbẹ́ ìta à ń pè wọ́n ní tọ́nà ọba pè wọ́n náà ni ah, wallahu la yahdi al-qawma al-fasiqin pé wa eh, aktharuhum fasiqin lọ́nà ọba pè wọ́n so whereas kò rí bẹ́ẹ̀ so whereas kò rí bẹ́ẹ̀ so ni lẹ́yìn tó tún tẹ̀lé ayà yẹn gangan náà ni pé àforíjì Ọlọ́run ọba ló tún wá lẹ́yìn rẹ̀ so àforíjì Ọlọ́run ọba ló tún wá lẹ́yìn rẹ̀ sẹ́wọ̀n kí so but àwọn oníwò yẹn wọ́n ní fal imaman wọ́n ní ẹ̀rí àwọn ẹni síwájú méjì nínú mayo so ẹ wá wò ẹ wá wò ẹ wá wò gbogbo àdúrà àwọn nǹkan báyìí ẹ wá wò àdúrà àwọn nǹkan báyìí àwọn èèyàn ẹni tí ó bá tún wá takò la ilaha illallah ẹni tí ó bá tún wá takò àwọn nǹkan jagbajagba ní ọmọ wọ́ sí lẹ́sẹ̀ wẹ́lá sí tafẹ́ náà ni pé kó má sọ̀rọ̀ yẹn o bọ̀ tí wọ́n má sí ni pé eh, eh, kò fi ládàbí sí èyí ó fi ládàbí sẹ́ni tí ń hà lálá ẹsẹ̀ àwọn kúfúrú àwọn kúfúrú àwọn kúfúrú èyí tí ó bá pọ̀ níbi èyí tí ó tí ṣubha sùfíyà rẹ̀ tí ó bá ti lọ síbi ayé kó fi halala nǹkan yóò sì tí lọ débi pé yóò wà dún ní mẹ́bọ so yóò wà jòkú tẹ́bọ so àtàwọn bídá so alàlà akọ́lẹ̀ alàlà akọ́lẹ̀ èyí tó kéré jù tí ibi tí súfí ó padà já sí ni pé yóò wà dún ní ma so yóò wà mọ́ sí bí sí ń kọ́rọ̀ ní mọ̀ gbangba so kọlùwà kọlùwà tí ó yẹ lómi wèrè kí wà ní gọ́ọ̀yà nígbà tó wá ṣe pé ibi tí ìjọsìn tó ń ṣe ibi tó padà lídì rẹ̀ sí ní pò yàwèrè wàláhí bẹ́bẹ̀ fa ẹ̀rì ṣàbù mi ẹ̀rọ̀dọ́ mi tó yí pé òun ò tún ṣe yahoo kò ṣe kankan kò ṣe gbogbo àwọn kamáyẹn ó tún fẹ́ sẹ́sìn wọ́n so yíwa bẹ̀rẹ̀ sí ń sà yóò bẹ̀rẹ̀ sí ń sà yóò bẹ̀rẹ̀ sí ń sà wàláhí recently so ó yà wèrè ó yà wèrè wọ́n sì wọ́n gba owó kí láti fi láti wá bọ́n sí tọ́jú rẹ̀ so gbogbo àwọn kamar wọ́n rà sí gbogbo àwọn tẹ́bá gbogbo àwọn èèyàn tó yí pé nígbàtà bá ń ṣe kíní ẹ̀tẹ́bá ń sọ fún ẹ pé gbogbo kíní yóò wọlé gbogbo kí ewó lálùjó so arọ́kùsù so kí ẹmà jó kí ẹmà jó kí ẹmà jó ìbàtí wọ́n jíwò èrú nǹkan báyìí fún Imam Malik Imam Malik rẹ̀ nìyàn àṣẹ mùsùlùmí sí àwọn ilé ṣe òun gẹ so ibi tí ibi tán fẹ́ ibi tán fẹ́ bá ìsìláàmù dé nìyàn so ẹwà wà àwọn tí wọ́n wà jẹ́ táwọn ń pè ara wọn súnnà àwọn tán ẹwà ìmájí àwọn táwọn compromise sí ọlọ́wọ́ bá fún ni so gbogbo àwọn aláró gbogbo wọn báyìí so gbogbo àwọn bàbá wọn táwọn náà yìí lẹ́mọ̀ bá yìí gbogbo àwọn bàbá wọn táwọn yìí gbogbo wọn náà lẹ́mọ̀ bá wọn yìí so àwọn tó tún wá jẹ́ ọ̀daràn náà nú wọn so ẹ̀ ní jù wọn lẹ́ ẹ̀ ní yé wọn ṣe so gbogbo yẹn làwọn fi ń wò pé à bígbà pé inú àwọn súnfí yẹn dúgbà pé àwọn ti rí àwọn súnà yìí mú wábẹ́ torí táwọn wá tẹ́lẹ̀ náà nìyàn èyí táwọn wá tẹ́lẹ̀ náà nìyàn pé báwọn ó ṣe mọ́ Oh, kí ló ń sọ ṣebí ìkan náà kìísàfà ti wá kọ́lá èmi òfìgbà kan gbàágbà fà ní torí pé gẹ́bí eh, kílùkọ́ rẹ̀ mujahidi ṣe kú sọ pé innamal faqihu man yakhsha Allah ní pé ẹni tí ó jẹ́ faqih lẹ́yìn tó páyà Ọlọ́run Ọba so ẹni tó jẹ́ faqih lẹ́yìn tó páyà Ọlọ́run Ọba so ní inú jẹ́ rọ́dù fún ìkan tí kanú àwọn ẹni ànú sọ ní pé eh, èyàn lè yíyàn nípa àmàyàn so bọ̀ ètò bá yìnyàn pa àmà ó kìí ṣe kó tí ń sọ fún pípọ́ lọ gba ìmọ̀lọ́dọ̀ rẹ̀ ó kàn kọ́kọ́ yìnyàn nípa àmà rẹ̀ ni ẹ́nàkùn ibo la fẹ́ dríbù ẹ̀sìn ọlọ́wọ̀ bá dé ká tó túbá ibo la fẹ́ da ẹ̀sìn ọlọ́wọ̀ dé tó padà sí sódòdó so ẹwà mọ́ wò pé à ah, gbogbo àwọn tó ń pè náà láwọn àfáà aládìsì náà so kí wá láǹfàní àwọn alfadhul jar àwọn ìtumọ̀ àwọn alfadhul jarh wa ta'dil so kí ni àwọn àǹfàní àìtumọ̀ àwọn alfadhul jarh wa ta'dil ẹ ma túnmọ̀ ní tí wọ́n sọ ni pé tẹ bá wo àwọn kutubu jarh wa tó bá sọ fún yí pé alimun hujja yahfadhu kathiran tó bá fi yíyàn tó bá gbóyá bíyàn nípa nǹkan ẹwà ní ẹwà sọ pé báyìí báyìí báyìí àbí ẹlùmí ò sí ẹ̀mọ̀ pé sọ̀rọ̀ pé àwọn ìgbà táwọn àfáà jarh wa náà sọ pa àwọn èèyàn bóyá wọ́n sọ̀rọ̀ lọ wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ́ lójọ kan náà mẹ́nu bàdà so àwọn yóò sì jọ tẹ̀kalẹ̀ ló fi dọ́dọ̀ tiwa so ìtumọ̀ ìtàwọn wọ́n sọ ní pé tabawa owó náà àwọn kútùbù yẹn tabá lẹ́nìkan tabá ní o ẹni tó nímọ̀ ní ẹni tí ó yẹ kí ẹni a ni ara wọ́n kàn yí so ká ta ló ń ṣe báyìí pé ah wọ́n yí ó alim ní kankan ní ókè alim ní ìtàwọn èèyàn gbà ní pé ókè wọ́n ti yìnbà lẹ́nà ní àti rí pé àrí pé wọ́n sọ kankan mí pa rẹ̀ ẹwà ìmájì ẹni tí ò ní sọ kankan mí àwọn ẹlòmí yóò sì wá so wọ́n sọ pé ààrá ah, wọ́n ma yìn wọn tàlázùmù wà láàrin méjèèjì tàlázùmù wà láàrin méjèèjì pé so kí lọ́kọ́ rẹ̀ ìyìn ìyìn lábàlá àmà so ó necessitate pé tọ́ ó ti ṣọ́ pé àkílọ̀kọ́ rẹ̀ ìmá rẹ̀ náà kí ebúkà nímà lásán ìmá rẹ̀ náà dáadáa aláà fi rinlẹ̀ so ìyìn náà lábàlá manhajì pé ok báyìí báyìí báyìí ìfinilẹ̀ pé ìmọ̀ tó nípa manhajì náà ó ń lò náà ni so talazum wà láàrin méjèèjì so but àwọn fẹ́ yuriduna an so wọ́n wọ́n fẹ́ separate láàrin nǹkan tọ́lọ̀ ọba àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n kó papọ̀ so wọ́n fẹ́ separate láàrin rẹ̀ so àwọn nǹkan tí ó àwọn nǹkan tí ó wọlé ara ti ara tí ó wọlé ara ti ara ẹwà rí táwọn èèyàn tẹ́bà sí nìyàn so ẹni ànù yìí ẹni ànù gbà yìí tí wọ́n tún parọ́ pé àfà aládì sí lọ́wọ́ so táwọn èèyàn sì ń parọ́ pé bẹ́ẹ̀ so ẹwà rí pé tán bá wá fẹ́ yóò wá sọ pé pé ṣebí ṣebí kí ló kọ rẹ̀ ṣebí

so kò tún wá kìlù sí jànẹ́sà rẹ̀ ẹ dákun so wọ́n lè rí pé ọ̀tọ̀ ní kíyàn yìí mẹ̀yàn ọ̀tọ̀ ní kíyàn yìí manhajjá ẹ ma tún à ìmí ìtúnwà tó tún Yahya ibn Ya'mur àti Humayd ibn Abdurrahman al-Himyari nípa àwọn méjèèjì ní pé àwọn méjèèjì yin àwọn kọ̀dàríyà ni so nígbà tí wọ́n bèèrè bèèrè ni pé qawmun yatakaffaruna al-ilm so ní pé wọ́n ní pé àwọn èèyàn ẹ̀lákun tí má fẹ́ bèèrè nípa èèyàn tí èyí júwẹ̀ bó sì jẹ́ fún tí má fẹ́ bèèrè nípa ìbátá fẹ́ bèèrè nípa àwọn ẹni ànù a sọ fún wọn pé lágbájá ó ń ṣe dáwà ó ń ṣe kíni ó ní sẹ́ntà ó ń ṣe báyìí ẹ̀lákun sí àyí inú tí bá fẹ́ bèèrè hálù rẹ̀ ní káwọn yẹn bá fi mọ̀ pé ẹni tá júwe ìbó ṣe so ẹni tá júwe ìbó ṣe jẹ́ nì but gbogbo tó máa ń ṣẹlẹ̀ ní tí pìlẹ̀ bá ti dúó so tí pìlẹ̀ manhaj ò bá dúó tí pìlẹ̀ kódà èdè so tí pìlẹ̀ èdè lárúbáwá gan tí ò bá rẹ̀ so wọ́n tún ní wọ́n dá náà náà so nípa ànábì náà yìí ṣetán pé wàhúwà so sọ́dakọ́ká wàhúwà so ọlọ́wọ̀n bó sì gbé wọn dìde lórí gbogbo nǹkan tó wọ́n sọ ṣe wánù ẹwánù lórí pé àánù èyàn kàfẹ́ fi àánù lẹ̀ náà ni èyàn wà mọ̀ kí ẹ ma fẹ́ fanú lẹ́ ó wà mọ́ kọ̀ádà ó mọ́ kọ̀ádà ó mọ́ kọ̀ádà títí kí ẹ má rò pé ìmọ́lànú gbogbo ànù tó bá wà ara ó ma fi kó sánù sí ni àfìgbà tó bá tó sẹ́rí padà lọ sí yòròdó but àwọn ẹni àwọn ẹni yóò fẹ́ ti wọ́n wọ́n ni uh, wọ́n ni fal-imaman wọ́n ni àwọn olùmọ̀ méjèèjì yóò yuridani wọ́n gbà lérò àbìdùnú pẹ̀lú ẹ̀ṣẹ̀ maduna shirk wal kufr in tó tó shirk àbí kufr ni o ka zina gẹ́gẹ́ bí zina so ẹ̀tù àwọn èèyàn náà wọ́n tún halala zina lọ fáwọn èèyàn so tún halala zina lọ ara ìkílọ̀kọ̀ rẹ̀ oríṣiríṣi ó tún ah kíyàn máa jẹ́wọ́ kíyàn máa kọlùwà rẹ̀ kíyàn máa ṣe kọlùwà rẹ̀ kíyàn máa máa jẹ́wọ́ zina fúnra rẹ̀ la ilaha illallah èyí táwọn yẹn sí tí síwájú kó ma sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà ọba fáwọn èèyàn kí ẹ máa jẹ́wọ́ kí ẹ máa fi zina rinlẹ̀ fún rẹ̀ látara pé kí ẹ fi Hawa náà zina lọ́kà àwọn èèyàn ẹwùn kẹ wọ́n ni khamri àti imá mutí wa sa'iri kabari àtàwọn ẹsẹ̀ wọ́n ni sports in táwà fi sọ fún ṣe lọ́tọ̀ ní pé kíyàn máa ṣẹ̀ṣẹ̀ yẹn ọ̀tọ̀ ní kíyàn wá ṣe kíni kíyàn wá halala ẹ̀ṣẹ̀ yẹn kíyàn sọ pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ wọ̀ tí a bá ní ìyàwó ẹ̀ṣẹ̀ wọ̀ ẹ̀tí à ń sọ ní pé kíyàn máa ṣe gbájú ẹ̀ kíyàn máa gbáwọn èèyàn so tó ní tó wà ń bẹ̀ nìyàn àbí kíyàn máa ṣogun kíyàn máa fi dúpọ̀ àwọn èèyàn ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn kapitẹ́ni yí halala góòdì sàrọ́mù zina yahoo ó wá pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ oríṣìíríṣìí nǹkan ẹ̀ẹ́ eh, eh, kò la ilaha so ẹ́ eh? so ajá kò sí nǹkan tó sájá so kí ló kọ́ rẹ̀ ẹ̀dàkùn ẹ̀wùn ẹ̀dàkùn àwọn èèyàn ò ṣe tó ìlàjí eléyìí tán fi dìkẹ̀fẹ̀ lọ́dọ̀ àwọn sálàfù àmẹ́tù wọ́n rí wallahi àwọn tó ń kó bá òdodo lónìí ní gbogbo àwọn tí wọ́n ń ta àwọn èèyàn jẹ yẹn ẹ ti wọ́n rẹ̀ ni tí ó fẹ́ sí rọ́dù fún àwọn báyìí ẹ in tó ṣe rọ́gin tó tọ́ but ah gbogbo tí wọ́n bá sọ́sẹ́ ni yìí kìí ṣe táìmù ní gbogbo tí wọ́n bá sọ́sẹ́ ni yìí ẹlẹ́kùn sẹ́ ni yìí jẹ́ máa pín èyàn lé pẹ́ ni yìí kèfèrí kí ẹ jẹ́ bí lọ́dọ̀ Ọlọ́run Ọba so èyàn lé pẹ́ ni yìí so gbogbo tí wọ́n bá sọ́sẹ́ ni yìí kìí ṣe táìmù yìí ni but point ni pé ẹ̀ṣẹ́ rẹ̀lómi social media ti fọ́ ìrí rẹ̀ ó ti báyé rẹ̀ jẹ́ gbogbo tó fẹ́ sí ni pé social media àwọn èèyàn rẹ̀ ó mọ̀ pé follower oríṣiríṣi ní tẹ̀lóhun kó lè ṣe tọ̀hún kó lè ṣe tòsì ni pé ah àwọn rẹ̀ àwọn àfá kìnnínà àwọn náà wá sọ pé àwọn àfá kìnnínà àwọn náà wá fèsì fún wọn pé kìnní ṣùgbọ́n yìí tèmi rí gẹ́gẹ́ bí ìmọ̀ tó kéré tèmi ìmọ̀ tó kéré rẹ̀ o ìmọ̀ tó ó sì fi ìmọ̀ tó kéré rẹ̀ ó sì fi pamọ́ kó kó mọ̀ ló fún rẹ̀ ó sì fẹ́ fi kó bá àlùmọ̀ pẹ̀lú ma tó kéré rẹ̀ ó mú mi láti kọ́dí ní gbogbo wà tó wá fi ànù lọ́lẹ̀ in my humble opinion <laughs> ah, so opinion rẹ̀ olówó humble lẹ́yìn gbà tó ti tako ìtọ́nà ọba sọ in my humble opinion you may not accept it you may not yóò kọ́kọ́ rújọ́ lọ ẹwùn kẹ́ ah, ìgbà tí mọ̀ rẹ̀ kéré dákẹ́nà ní pé ara ẹ̀ nínú mọ̀ kékeré tèmi ọmọ kéútàwà so láàrin àwọn àfáà mẹ́rin méjèèjì ah la ilaha illallah ẹwú báwọn àwọn aláìmọ̀kan ẹgbọ́n sí ń ba ìsìn ọ̀nà ọba jẹ́ ẹwú sí ń ra ìsìn ọ̀nà ọba láre nítorí lásán torí view torí like ẹwú sí da ìsìn ọ̀nà ọba rú da ọba so ah, wani وذلك أن مرتكب الكبيرة wọ́n ní ìdí ni pé ẹni tí ó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ pákọ́ bí ó كما يتخلص من مذهب أهل السنة ومعتقدهم فيه wọ́n ní gẹ́ẹ́ bá ṣe summarize nínú àdìsọ́kàn nínú ojú ọ̀nà أهل السنة àtàdìsọ́kàn wọn nípa rẹ̀ أن له حالتان nípo ní hálù méjì so wọn náà fẹ́ sálàyé so yes ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ tó tó ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ àgínká fara èyàn torí ẹ̀ṣẹ̀ so àìṣẹ́ Sayyid Qutb so àìṣẹ́ àwọn Ikhwani àìṣẹ́ àwọn Hasan al-Banna àìṣẹ́ gbogbo báyìí so àìká fara àwọn èyàn torí ẹ̀ṣẹ̀ so at the same time náà ẹni tó bá sọ di kèfèrí látara ẹ̀ṣẹ̀ yẹn yóò di kèfèrí o kódà bẹ́ni kankan òpin kèfèrí so wọ́n ni alhálù àwọn ni láwọ̀ hálátà wọ́n lẹ́ni tó ń ṣe ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbẹ̀ àwọn kàbáyìrì ìṣesí méjì lóní wọ́n ni alhalul ula ìṣesí aláwọ̀kọ́ an yarkiba ma yarkiba min alkaba'ir mu'taqidan tahrimaha wọ́n ni kó sí àwọn nǹkan tó so ó ń ṣe òun náà mọ̀ pé èèwọ̀ ni òun ṣe lọ́ọ̀ ni tó bá tún yá yóò tún lọ tí gbà bá tún lọ díẹ̀ yóò tún pa yóò tún ṣe é tí bàbá lọ díẹ̀ yóò tún túbá tí bàbá lọ díẹ̀ yóò tún pé yóò tún ṣe kíni yóò tún padà bọ̀ òun náà mọ̀ pé òun ṣe Ọlọ́run ọba ni wa annahu mukhti òun náà sì mọ̀ pé aláṣìṣe lòun fi rukú bí ma rakibahu min al-kaba'ir níbi àwọn nǹkan tó gbégùn nínú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọgbì so alfasiq tó yíwa lórí ẹ̀sìn rẹ̀ wọ́n ni fa in tó bá pàdé Ọlọ́run Ọba so ghayru ta'ibin ní ẹni tí ó ti túbá minha fa innahu min ahlil wa'id nínú àwọn tí ìlérí ń bẹ lórí wọn ni wa huwa tahta mashi'atillah ó sì wà lábẹ́ bó wù Ọlọ́run Ọba in sha'a 'adhabahu bi dhunubihi fíma rọ́kìbal kẹbírọta mu'taqidan hallaha wọ́n lẹ́ni tó ń ṣe ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì tó wá ń láti sọ́kẹ̀ pé kìníyàn ti wá tọ́ so ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ni ó mọ̀ pẹ́ṣẹ̀ gbáǹkọ́gbì ni so ó wá ń sọ pé àkẹsà rọ́mù wa huwa ya'lamu dhalik ó sì mọ̀ pé kìníyàn ó sì kèfèrí lélẹ̀ tó ti fẹ̀sìn lẹ̀ so kèfèrí lélẹ̀ ó ti fẹ̀sìn lẹ̀ so kèfèrí lélẹ̀ ó ti fẹ̀sìn lẹ̀ so gbogbo orú àwọn tí wọ́n halala àwọn nǹkan yìí kìí sáwọn tí wọ́n tàn wọ́n o so kìí sáwọn àwọn tó ń pàpè mọ́ra ń sún ní àwọn mọ́dífì rọ́ mọ́dífì kí so kìí sáwọn láńsọ àwọn súnfí tí wọ́n alákùnrin tí wọ́n ń ṣe gbogbo tó wọ́n tí wọ́n halala nǹkan tó wọ́n ìfúnra wọn so halala ọtí halala zina sí zina lálàálì so gbogbo ẹbẹ̀ wọ́n wá ń sí àwọn èèyàn sí ẹ̀sìmọ̀dí torí pé kíní kan wà pẹ̀lú àwọn èèyàn àwọn ẹlòmíì fẹ́ jẹ́ sẹ́rí àwọn ẹlẹ́sẹ̀ ń ṣe Ọlọ́run ọba fún àwọn lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ẹlẹ́sẹ̀ àwọn ń ṣe Ọlọ́run ọba fún àwọn lẹ́gbẹ̀ẹ́ kan ẹlòmíì wá wò pé ah mákẹ́ẹ̀tì gan náà làwọn ẹlẹ́sẹ̀ yìí náà àwọn ẹlẹ́sẹ̀ yìí náà mákẹ́ẹ̀tì ni wọ́n bí business ni ṣe máa ń wọ́kì náà nù so yíó kàn wo target audience ní ah, àwọn ẹlẹ́sìn yìí náà market yìí wọ́n àwọn kílòkọ rẹ̀ àwọn táwọn ó sì fẹ́ máa láwọn ń ṣe ẹ̀sìn táwọn ní fẹ́ máa sàrámù tó mọ̀ sọ̀rọ̀ ìgín sàrámù wọn ò ní fẹ́ so wọ́n sẹ́sẹ̀ wọn fúnra wọn o òun wá tún wá sọ́ra ìdàfà fún wọn ṣé wá rí bí christianity ṣe rí lónìí nìyẹn bó ṣe rí lónìí nìyẹn so in that moment wo ni e pe ah how Christian ṣe wá wà devoted by sí church kò sí kò sí kò sí ìdí lọ church ah kò sí ìdí lọ church yo in pé mo ti pare en ti lọ ah ó ṣe díẹ̀ eh rí musumi tó wọ́n ní lọ mọ́sálásí o so àmọ́ pé Christian tí ó ní lọ church ó sọ wọ́n torí pé ó ti kúrò ní pé à ń jọ́sìn fọ́nà ọba pé just come sáà wá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá máa ṣe gbogbo ó bá ya ìyàkúyà jù bẹ́ẹ̀ lọ the lord needs you so ní pé so ma ń bọ̀ oye so ma bọ̀ bí wọ́n ṣe bá ṣe ń ta ẹ̀sìn fáwọn yẹn so wọ́n ò tá fún wọn kán bọ̀ kọ́ wá ní eh, pé kí ló kọ́ rẹ̀ wọ́n tún sì wọ́n lọ́nà sí lẹ́nìyàn church wá di ilé motivational speaking a pastor so motivation ni motivation so àwọn mú pastor di motivational speaker so yóò gbé bible rọ tó lóun ká so yóò gbé sẹ́fẹ́ kan so kí ló kọ́ rẹ̀ ọgbà àwọn jágbàjàgbà tí ó tó fi kún náà so ẹwà mọ́ àwọn mùsùlùmí fídíò tó wọ́n mọ́ sí ẹ̀kìnì kò sí kò sí kò sí alwàláwàlbàrọ̀ although he's a Christian but every Nigerian need to hear what he's saying játijàti ní gbogbo gíní náà ọ̀dọ́ o ẹ̀rọ lómi ẹ̀rẹ lómi mùsùlùmí mi pé a ah, pàfà òun gbọ́gbùmí ìdàgbà ni so gbọ́gbùmí ìdàgbà ah, ah, eh, fi mo lára <laughs> so ẹ̀rọ mi ọmọ sọ fún a pé eh, prógrámù Adébóyè so at the same time náà baba mú ìdí gini kan òun èmì ìsìnbọ̀rọ̀ prógrámù méjì Allahu musta'an so ẹlòmí ìsìnlẹ̀ tí ó bá sọ gan ìran kùfàrù kúfùrù alkúfùrù millatun wahida so kùfàrù méjì náà ló ń so kó lójú kan sẹ́wọ̀n kẹwàá so basically christians wá dáyẹn báwọn Sufi fẹ́ sọ ẹ̀sìn Islam dáyẹn ní pé participation lásán kẹ́nà fẹ́ pé kò nídìí kó sẹ́sìn so torí wọ́n rí wọn bí market ní báwọn ó sì pàwó lára wọn báwọn sì gbogbo owó àrámù yẹn báwọn ó sì pa lára wọn ni wọ́n wá so wọ́n ni fahadha kafirun mu'taddun la ayahkumuna alayhi wọ́n ni wọ́n ní sí ìdájẹ́lé lórí bí dhalik nípò dìkẹfẹ̀rí o illa idha sarraha àyàfi tó bá tó bá láàmọ́lẹ̀ pé kìní ẹ̀tọ́ ó láàmọ́lẹ̀ pé ó ti ṣe kìní ẹ̀lẹ́tọ̀ walhamdulillah ẹni tàà sí sọ ìhun mọ́ láàmọ́lẹ̀ so yóò láàmọ́lẹ̀ tí ò ní fi kẹ́kẹ́ sí kò sí tó ṣe kìí sára mú so àwọn ọ̀rọ̀ tó ma ń sọ oye kìí sẹni tó kàn sọ pé à ẹ òun bank kìníkà kìníkà pé but ẹ̀kìríkà kí ah, tó ń rí sẹ́m̀bẹ̀ ó ti di kèfèrí o torí pé ó ti stahalla ti di kèfèrí so akílùkọ̀ ojú ọ̀nà àwọn a kò sẹ́ni tí ó mọ̀ sẹ̀sẹ̀ kan náà tẹ́lẹ̀ àyàfi ó ara kò rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tọ́ gbogbo èèyàn ti di kèfèrí pátápátá nù torí kò sẹ́ni tí è sọ́lọ́wọ́ bá subhanahu so ìtumọ̀ tẹ́ ń sọ ní pé gbogbo àwọn tó ń sẹ́lọ́wọ́ bá náà àwọn náà wọ́n hàlálà yẹ fún ara so ara ṣáhúwà ni ṣáhúwà ni àbí ṣubúhà so ṣáhúwà ó mọ̀ pé kìní yẹ haramu ni bọ̀ ṣáhúwà àsìkò yẹn kò jẹ́ kí jánibọ̀ haramu kó gọ̀ lábàrẹ̀ so àbí ṣubúhà bí ẹ dọ̀rúrí tí ò tí ẹ̀ súnmọ́ dọ̀rúrí rárá fẹ́lifẹ́ni kankan so a kílùkọ rẹ̀ so sọ́rọ̀ habil istihlal ìbà tó bá fi tó láàmẹ́lẹ̀ pé ó tọ́ wọ́n ni fa'ala sabili al-mithal wọ́n ni lápẹrẹ ǹsìn man sarraha bil qawl ẹn tó bá láàmọ́lẹ̀ anna al-khamra halal ní pé ọtí alalin wa huwa ya'lamu annaha muharrama ó sì mọ̀ pé ọtí èwọ̀ ni fa hadha huwa al-murtad ilé ti fẹ̀sìn lẹ́wọ̀ yustatab ẹdí ma wò ní pé kọ́nà ó súnmọ́ pé gbogbo ẹni tó kíyàn lè máa jẹ ajá so tí ń sọ pé gbogbo àwọn nǹkan báyìí tọ́ ó súnmọ́ pé bóyá àwọn nǹkan míì náà àwọn nǹkan igẹ̀ bóyá òun gẹ̀yìn ṣe gẹ̀n ó súnmọ́ pé bóyá nǹkan míì náà àwọn nǹkan igẹ̀ àwọn nǹkan míwà tí ó máa ṣe kódà bóyá ó burú já ìgan ju àwọn míì lọ torí kíyàn máa sọ pé èyàn lè wóṣẹ́ èyàn kò sẹ́ tí so èyàn lè gbogbo àwọn jágbàjàgbà báyìí so but àwọn nǹkan míì náà wà tẹ́ wizuru rẹ̀ gan lọ́rùn ẹ̀rọ ẹni báyìí lọ́jọ́ ọgbẹ̀ndẹ̀ lálẹ́kìyàmà yóò ní agbaraga so wizuru irú nǹkan báyìí so torí pé kò sí bọ̀tọ̀ wọ́n hà lálà rẹ̀ ẹ máa wo ẹlùmí ìgbọ́n ma ṣe o aja nifa. so ẹran tó wọ́n fẹ́ gbádùn nìyẹn ẹlòmíì ẹlòmíì àti wọ̀bíà àti jẹkújẹ àti kíyàn kí nǹkan mọ́ tó yàn ẹlòmíì ti jẹ gbogbo ẹran tó kò sí tó ká mọ́ ajálókù wallahi bẹ́ẹ̀ sí bí ṣètọ́n sí máa ń ṣe nìyẹn in tí ó bá ti jẹ́ àwọn tó yíbà ṣètọ́n wà yóò jẹ́ kí wọ́n máa rí bí khabith in tó wá jẹ́ kọ̀bí ti yẹn yóò jẹ́ kọ́ ma rí bí adùn so in tó má wọ́n ma rí bí ìdọ̀tí ìdọ̀tí wọ́n ma rí bí ìpẹ̀kà tó má ẹ́dàkùn adùn olówó ń bí ọtí pẹ̀ àà ah, ọtí kì ah, ah ọkàn ó sì máa rìnyàn báyá wò pé bọ̀ ìgbà tó mú sóòrí kìrì ní ìgbà tí wọ́n mú so ẹwàwò ẹwàwò ẹwà ma wò wọ́n báyìí so ṣètọ́nù ti bí o ti fáyí tó jẹ́ ìwọ̀ fún wọn in tó wá jẹ́ halali ṣètọ́nù ti ó ti kọ̀yìn wọn sí so akẹ́ ma halala kagẹ́ bí gẹ́n sọ pé khom ọtí halali wa huwa ya'lamu annaha muharrama wani fa hadha huwa al-murtad wani yustatab wani wọ́n wà wa illa tí ó bá wá túbá o so qutila datan wọ́n pa ni tó ti fẹ̀sílẹ̀ so yóò pa lẹ́ni tó ti fẹ̀sílẹ̀ ni àwọn náà wá sọ kẹ́ bá fi mọ̀ pé àwọn súnnà ẹsẹ terrorist bọ́ à ní torí pé èyàn ó mọ́ wa so à ní torí pé so gbogbo ohun tó fẹ́ ṣe náà nìyàn gbogbo alákùnrin tí ń pèlà ìlàfà aládìsì so gbogbo ohun tó fẹ́ tí ń sọ pé òun àwọn ọmọ yìí so ó tún pè government backup so ẹmọ́ òun kan so gbogboro àwọn gbogboro àwọn wà kíyàn fi dẹ́rùbà àwọn èèyàn náà ni so kíyàn fi dẹ́rùbà àwọn èèyàn kíyàn fi jẹ́ kí wọ́n dọ́pọ̀ olódó tí wọ́n sọ so inú mọ̀ bọ́ sí lójoojúmọ́ ni so gbogbo ayé tó ń pa mọ́jọ́ náà wọn sálàfù nípa àwọn Yahya ibn Ya'mur àti Abdurrahman al-Himyari ní pé wọ́n yìn àwọn Qadariyya ni wọ́n yìn ma wọ́n yìn wọ́n fún ma wọn <laughs> ẹ̀dàkùn èyí tí wọ́n wò ní pé àwọn èèyàn táwọn èèyàn sì gbà pé àfáà aládìtì ni wọ́n ni so àwọn èèyàn táwọn àfáà sì gbà pé àfáà aládìtì ni wọ́n ni pé àwọn yìn wọ́n fún ma wọn ni kódà tí ìbá sí pé yìn ò gbọ́ Lárúbáwá gan sí ìtìbọn ọ̀tọ̀ ní khabar ọ̀tọ̀ ní inṣá sọ̀tọ̀ ní pé òun fúnyàn nírò so tí yẹn bá sí fúnyàn nírò ó ma ní gọ́rọ̀dùnnú so ma ní gọ́rọ̀dùnnú pé ókè in tí mo fún fúnyàn ọ̀tọ̀ ní pé ókè mo wá yìnyẹn nìyẹn tí yẹn bá fúnyàn nírò so ma

ọ̀lá ah, ẹ̀rù alkiyama ma ń bà mí sí lójoojúmọ́ eh ọlọ́run bóò ni ó sì ẹ̀sì làbáì ìgbé tó wọ́n mọ́ sí ẹni pé gbogbo àwọn tí wọ́n wà yìí sí èyàn ní pín bẹ̀ báyìí sí tí wọ́n ní kó báyìí báyìí so àwọn jungle justice oríṣiríṣi ó tọrọ owó lọ́wọ́ rẹ̀ ó tọrọ owó ń bára ó tọrọ owó lọ́wọ́ rẹ̀ ó wá ní ń bẹ́ẹ̀ bí jáhẹ̀ Rasulullah ní à ah, Ma fi já Rasulullah ma fi bẹ̀yẹn má ah ó ti bá Ànábì wọ́n wọ jáde wọ́n lùlùkulù wọ́n sọ náà sí wọ́n pa so ẹwà wà bò sí ẹwà bò sí ẹwà bò sí ẹwà yọ́ sí sàbò sí lọ wallahi táìmù yìí ànígbà míì mo wọ́n máa rí ìdí táwọn Umar àwọn Abubakar fi wọ́n sọ pé káwọn ti ẹ̀jẹ̀rún lára mùsùlùmí lásán àwọn kan sí sí táìlà wọ́láì mùsùlùmí tàbí ó gbọ́dọ̀ mọ́ pọ̀ lẹ́ni tí ó mọ̀ dúnlé rẹ̀ gan so gbogbo ibi tí ó ti ma jáde ma pàdé kó ma jẹ́jò kó ma kó ma kì pàdé àwọn ọmọ ya kí a ma dúdé kú tí ó wà báyàn látọ̀dọ̀ náà ọba tó kó gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn ẹwọ́ báwọn èèyàn ṣe wọnú ayé bó ṣe wọnú ayé ká ma pariwo ká ma pariwo ẹ eléyìí ò dáa kìníkan ara ní àwọn kìníkan kìníkan gbogbo ẹ̀ so ìtàwọn yóò jẹ ìtàwọn tó wọ́n kà jẹ náà ni so Allah musta'an so ẹ̀tùn ara ẹni tààrà òní ẹni tẹ́tẹ̀ ẹni tààrà òní tó bá ti ń complain pé kí ní ẹ̀hẹ́n so èyàn ní èyàn gbà wọ́n sórùn but ẹni tààrà òtí ẹni ara tó wọ́n opportunity ẹ̀ wàláhì ọjọ́ tí wọ́n tí president wọ́n bẹ̀yìn kọ́nà ọba kó ràn wọ́n lọ́wọ́ kó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ orí kó jáde látọwọ́ kó bá wọn túlù sí ìgbà tí wọ́n yìn wọ́n táwọn èèyàn ń sàárẹ́ àwọn òpin ọ̀wà ẹ̀ ń skàmàrà yìí ẹ̀ sí lórí àkídà alùsùnnà ìgbà tá mọ̀ bóyá àkídà alùsùnnà wa pẹ̀lú ìgbà tí fìtínà bá dé ni ìsìn ìbáyìí àwàwò bóyá ìmọ̀ sàdúwà báyìí ìbàtán ọwọ́ yẹn wọ́n kó wádọ́ àlọ́rẹ́ àríbákanáà ara so àríbákanáà ọlápẹ́ ni tí wọ́n ń fẹ́ náà ni wọ́n náà fi láwọn so àwa ń símáì ìgbà tó ń lè ń símáì náà sí wọn so aláwọ̀sàn kí ní kẹ́ tó wà pẹ̀lú àwọn èèyàn ni pé wàláì gbogbo bàtàwọn èèyàn bá fẹ́ sá fún tọ́nà bá bá kọ̀ dárọ̀ sí gbogbo ẹni kíní wọn àmà lè fún wọn sí kódà ọ̀rọ̀ owó táwọn èèyàn sọ́n sí báyìí kíní kan wà tí ó yá ni pé owó is not just a number owó yìí kan sí number tẹ́nìkan ó gbé lọ sókè tẹ́nìkan ó gbé wálẹ̀ ó reality nǹkan tí bá kọ̀ dárọ̀ ń life so kí a wò pé number ni ok bó ti wá jẹ́ number yẹn a wá sí àwọn kankan yóò wá wálẹ̀ ara ẹmọ ògbà táwọn sọ̀hábà wá bá nẹ́bì sallallahu alaihi wasallam pé ní pé anẹ́bì pé ghalatil as'ar ní pé àwọn nǹkan ti wọ́n so ní pé àwọn nǹkan ti wọ́n pé sa'ir lana ní pé bá wa set price fáwọn kai ẹmọ wo fiqh anẹ́bì sallallahu alaihi wasallam so ẹmọ àwọn wá bá anẹ́bì pé bá wa set prices fáwọn kai àwọn nǹkan ti wọ́n anẹ́bì ní inna allaha huwal musa'ir ọlọ́run ọba ní ma ń sẹ́ti prices àwọn nǹkan so anábi ní ọlọ́run ọba ló ma ń sẹ́ti prices àwọn nǹkan so ìwọ tó wá wò pé ah, ara àwọn ni àwọn olórí kẹni àbí nkẹni gbogbo àgbọ́yé yìí ni ò sí gbogbo àgbọ́yé yìí ni ò sí fáwọn èèyàn tó fi ma ń rò pé oríire àwọn wà lọ́dọ̀ àwọn olórí so tí wọ́n bá ti wá rí ń bẹ̀ wọ́n mọ̀ pariwo wọ́láì gbogbo ìgbà àwọn mọ́ ń bẹ̀rán ọba fún dáadáa fólórí but àwọn mọ̀ pé lópin ìgbà tẹ́yàn bá ń dájọ́ pẹ̀lú nǹkan tí ń bí Ọlọ́run bá nú kò sí bó ti fẹ́ sórí rẹ̀ mẹ́ so kò sí bó ti fẹ́ sórí rẹ̀ mẹ́ so kò wá sí báwọn èèyàn yẹn bó ti fẹ́ ní amnu bó ti fẹ́ ní salama so bó ti fẹ́ ní so àwa ní ilé ìlẹ́mì pé àyàfi tẹ́ bá tó padà síbi ẹ̀sìn sẹ́ síbi ẹ̀sìn Ọlọ́run bá but àwọn àwọn ti yí Ọlọ́run bá kó nù question ìpé àárá òun náà ni òun ni ó ṣe Ọlọ́run wọ́n náà lọ́wọ́ ọlọ́run ràn lọ́wọ́ yóò fi ṣe so ọlọ́run ràn lọ́wọ́ so bẹ́ẹ̀ ni èyàn ń gbàdúrà pé ọlọ́run ọbọ̀ ràn lọ́wọ́ but tí èyàn bá ń tẹ̀lé ojú ọ̀nà nǹkan tọ́nà ọba subhanahu wa ta'ala ń sọ nìyẹn so but ní dáwà gbà lérò àwọn ọmọ bẹ̀rẹ̀ ọba fún orí àní sọ̀rọ̀ burúkú pa wọn àní sọ àìdá wọn but kí ló kọ rẹ̀ ẹ máa wo subhanallah àwọn tí wọ́n sọ pé ọlọ́run ràn lọ́wọ́ yẹn àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pé tó má ti rí kò sí dáhùn fẹ́ ma pẹ́à kìní kan wọ́n ka ìpínlẹ̀ wọ́n ka ìpínlẹ̀ ẹ wá wò kò wá sí táìmù kata lò àyàfikún sí pé èyí tí ó bá wá lẹ́yìn yóò burú jùlọ ló so ó tún ṣe eléyìí títí títí ti try ọlọ́run <laughs> so gbogbo àwọn tó ti ń try láti jọ ìtry ọlọ́run so wé à eléyìí ni pé kìníkì rárá ọlọ́run ló kù tó padà sọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni kankan tí ó lọ àti gbó Allahu musta'an Allahu musta'an advice dẹ́yìn ní fún musulmi láyé ni pé kí yàn sí à máa gbé life lọ tí ó fi lọ bọ́lọ̀ ọba tí ó fi wà sẹ́lìm tí ó fi lọ bọ́lọ̀ ọba èyàn ọdún ma àwọn táìmù pẹ̀lú gbogbo àwọn kan tí ń lọ yìí wallahi ẹ̀rù ń báyàn pé àwọn táìmù tá ń líwù yìí àwọn táìmù tí ó lágbára gan èyàn sì ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kọ́mọ̀ ìpé àwọn plot ṣe ìtọ́nù padà wọ́kì gan nípa àwọn kan tó jọ mọ́ collapse tí wọ́n fi ṣe gbogbo ẹ̀ ìgbésí ayé àwọn èèyàn gan generally ìgbésí ayé àwọn èèyàn gan generally mùsùlùmí ó ní láti máa wà very careful gan so yíò ma gbélé èyí ma dúnlé rẹ̀ so yíò ma dúnlé rẹ̀ yíò ma wá mẹ́sìn Ọlọ́run Ọba tó bá nílì láti lọ fún kankan yóò jẹ hajjá tí ó sì ní kó bá ń pa ọ̀rẹ̀ sí rẹ̀ kí bí yíò jẹ wá máa ṣe nìyẹn tí ó fi lọ bọ́lọ̀ Ọba láìfì tí yíò ma líbù nìyẹn tí yíò fi lọ bọ́lọ̀ Ọba ma gbogbo láìfù pé èyàn wáyé èyàn wá kí àwọn tó wá gan náà kí ni wọ́n ti wá rí ń sin báyìí àwọn tó wá ń sin náà kí ni wọ́n ti wallahi mú mẹ́rin kan tó yí pé Allahu Akbar ẹniyẹn ìtẹ́niyàn máa ń dórí ìgbà yẹn pé kí n kẹ́dà so that wọ́n lè fi padà mari so kí n kẹ́dà ẹni tó súnmọ́ mi tímátímá lẹ́ni yóò ẹni tó súnmọ́ mi tímátímá gani so tó jẹ́ family member yẹn so ìgbà yẹn máa wò pé tí nǹkan àwọn ó dìlé nǹkan so that nǹkan bá fi dá káwọn ọkọ̀ wallahi nǹkan ò tí bẹ́tà dọ̀ ní wọ́n sì ti pé 40 ti mari so wọ́n sì ti mari so àwọn tó ń wáyé ń gan kí náà ti wá rí ń bẹ̀ so àwọn tó ń wáyé yẹn gan kí náà ti wá rí ń bẹ̀ tí sálàpọ̀lá ìsálàfíbọ̀lọ̀ wọ́n yára rẹ̀ pé òun lọ́lọ́wọ́ bá sórí tó ga jùlọ fún láwọn àsìkò yìí ayé táwọn wá àwọn ti lúzi rẹ̀ ókè ayé ìhun bóyá ọlọ́wọ́ bó fún ọtó nǹkan tó wọ́n fẹ́ bẹ̀ but ẹ̀sìn ọlọ́wọ́ bá ìwò lúzi rẹ̀ so ẹwọ̀n kẹ so but tí yàn bá ti máa ronú pẹ́ ẹ̀sìn so ibi táyé yìí ń wọ́ sí lọ́nà àdé tí gbogbo ẹwà lórí bríǹkì pé bíbà pé parun ìparun àyàfi àánú Ọlọ́run Ọba so bíbà pé parun ìparun ìparun ìparun àyàfi àánú Ọlọ́run Ọba gbogbo ẹ̀ náà ò sì jọ ayé ẹ̀rẹ̀ náà ayé tó ṣe pé ìgbà tó bá dáa ìgbà tí ayé bá dáa tó bá tó bá ipò ń go smooth ni wàláhì bíbà pé bí òkú ń bèjẹ náà lórí jẹ́ nígbà táyé bá dáa tó bá ń go smooth ni ìgbà tó wá rí báyìí ṣe kọ kí alówá jẹ́ báyìí kò hmm. tí ẹ̀ describe wọn ayé èyàn lẹ́lẹ́lẹ́ mi ò sì tọ́rọ ọ̀pá orí sáráfí gbọ́dọ̀ live life bóò ní ó sì là tí ó fi lọ bọ́lọ̀ ọba bóò ló sì là tó fi lọ bọ́lọ̀ ọba àwọn times tá ń gbé ní agbára gan fákìdá rẹ fún tawhid rẹ ẹ wo bí fitna ṣe débá ọ̀rọ̀ ayé ló débá ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn bọ́rọ̀ ayé àwọn èèyàn bó ṣe ń fún wọn in tó dẹ̀ ń fa lázìmù ní méjèèjì so lázìmù ní méjèèjì nígbà tọ́rọ ẹ̀sìn náà tọ́rọ ẹ̀sìn àwọn èèyàn ti gún régé ẹwọ ẹbọ Ebo, ẹbọ táwọn èèyàn ń ṣe lọ ẹbọ àwọn ẹlẹ́bọ ìpìlẹ̀ àwọn mùsùlùmí tó wọ́n pèrà wọn náà ní eh, tí wọ́n tán pèrà wọn náà ní mùsùlùmí tó ti pé ẹbọ ẹbọ ẹbọ ni pé lórí ìfẹ́ míbalẹ̀ pé kò sí tọ́lọ̀ ọbọ̀ sí fáwọn so orí sáláfí gbúdọ̀ pé gan orí ẹ̀ gbúdọ̀ pé gan láwọn táìmì yìí so wọ́n ní la afroda nas kìí ṣe àwọn individual ni ó lo ìdájọ́ Ọlọ́run ba lórí so wala jama'atihim kìí ṣe àwọn jama kìí ṣe àwọn jama so eléyìí jẹ́ eléyìí jẹ́ rọ́dù fáwọn èyí táwọn yẹn máa ń ṣe tó ń sọ pá fáwà àfáà Ògbómọ̀ṣọ́ yìí náà ti dájọ́ rẹ̀ mo ti ẹ̀rántí mo rántí mo ní pé ẹnìkan ti sọ́rí so ẹnìkan ti ẹ̀ ti sọ́rí so àkílòfọ́ rẹ̀ káwọn èèyàn máa káwọn jẹ máa gbogbo àwọn ẹgbẹ́ Ikhwanul Muslimin tó wà láwùjọ wáyìí so àwọn ẹgbẹ́ Ikhwanul Muslimin ní pé ìtẹ́tàwọn aláwùjọ wáyìí táwọn náà máa àní ìtàwọn tó máa ń dá sẹ́ríà fáwọn ọmọ ìjọ wọn wallahi àwọn tó ti dàgbà tán ti pé 40 máa ń jẹ búlálàfà wallahi àwọn tó sì dàgbà ẹwà ọmọ tó ma ń jẹgba sí bóyá jagbajagba bóyá amíru sùn kankan bóyá òun ò fi bẹ́ẹ̀ lọ pẹ̀lú amíru sí wàlí ìlà sí wọ́n fi ẹlòmí a ní wọ́n tún fi ẹlòmí wọ́n fi tìyàwó tọmọtọmọ èyàn ti ẹ̀mà ọdán fi tìyàwó wọn ò tí ṣe wọn ò tí takò hádù kankan o so pẹ̀lú nǹkan tó sì nílẹ̀ wọ́n ma ń dá hádù láàrin ara wọn so ma ń dá hádù láàrin ara wọn dáadáa kò ẹ̀yà se ṣẹ̀fínlẹ́gba se ẹ̀tún fi wọn lẹ́gba so ẹwà rí ah, ah, kí ni gbogbo gbogbo ilé ìtẹ́ ìṣẹ́ báyìí so kí ni gbogbo kí ni gbogbo ilé ìtẹ́ ìṣẹ́ báyìí gbogbo àwọn nǹkan tí ó padà lè dì sí fáwọ́dọ̀ tí ó padà kó bá yín lọ́dọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Islam gbogbo ẹ̀wọ̀n wọ̀dánwò so nǹkan tí ó lé tó àwọn so jágbàjágbà kásà ma sì gbíjá ayé wọn bí ó ṣe gúnrégé wọ́n ni wa tahrirul maqal wọ́n ni in tó jẹ́ sọmrí ọ̀rọ̀ fi takfiri ahlil qiblati bi dhanbin wa adamihi so nípa ìpé àwọn tó ń dájú kọ qibla ní kèfèrí bi dhanbi ní pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn wa adamihi àti pé èyàn ní pé wọ́n pẹ̀lú rẹ̀ qad basatnahu àti fẹ́ lójú fi ghayri ma mawdi'in so ní kàtí ní tó ju àyè kan lọ so fi ghayri mawdi'in so ní kàtó ju àyè kan lọ walakin u'iduhu ha huna bi ikhtisar so ṣùgbọ́n in tún dá padà ń sìn so in tún repeat ń sìn ní ní sókí fa aqul awwalan ni wọ́n sọ pé aláwọ̀kọ́ ahlus sunnati àwọn ahlu sunna yufarriquna bayna at-ta'mim wal itlaq wọ́n ma ń ṣe àtọ̀ láàrin kíyàn generalize nǹkan àti kíyàn tún kẹrẹ wà bayna at-taqyidi wa at-takhsis àti pé kíyàn dá sàlẹ́sà àti kíyàn súnmọ̀ kankan wọ́n ni famin haythu at-ta'mim wal itlaq wọ́n ni ní in tó bá jẹ mọ́ gbogbogbò kíyàn sọ ní ìtúlẹ̀ yutliquna wifqa wifqa dilalati ash-shar'i wọ́n ní wọ́n ma sọ̀rọ̀ wọ́n sì ma wọ́n ma tọ́rọ̀ lẹ́ ní nǹkan tí ó ma bá ṣẹ̀rí'à mu fama dalla ash-shar'u ala annahu kufrun wọ́n ní nǹkan tó bá sọ pé ṣẹ̀rí'à sọ pé kufrun ni qalu kufrun wọ́n ma sọ pé huwa kufrun ni pé kufrun ni wa fa'iluhu kafir wọ́n sì ma sọ pé ẹni tó bá ni oye so ìyẹn àmù so ẹni tó bá bú Ọlọ́run ọba kèfèrí ni so àmù so ẹni tó bá ṣe kí lọ́kọ́ rẹ̀ ẹni tó bá halala ìtọ́nà bá ṣe ní haram so kèfèrí so ààmù so a mọ̀ sọ̀rẹ̀ láì sí restriction kankan lópin ìgbà tó bá ṣe pọ́lọ̀ ọ̀rọ̀ ló sọ torí pé nínú àwọn kọwàríjì ni pé báwọn kọwàríjì ṣe ṣe mistake níbi tenfith òun náà ni wọ́n ṣe mistake níbi ta'asis so wọ́n ṣe mistake níbi pé kìní igan aslan ṣe kìní igan ṣe mukafirin so àwọn nǹkan mi pọ̀ tí ṣe mukafir tán sọ di mukafir so ẹlẹ́kejì wọ́n ni pé ètò tí wọ́n jẹ́ mùkáfíìrì wọ́n tún ṣe kíni wọ́n tún ṣàdádà lórí ẹ̀ so wọ́n ni wa ma dalla shar'u ala annahu fiskun wọ́n ni kàtí ṣẹ̀rí bá pè ní fisko hakamu bi annahu fisk wọ́n dájọ́ pé kíní yẹn fisk ni wa anna fa'ilahu fasiq àtẹni tó hùn náà ń ṣe fasiq ni but ṣe gbogbo ẹni tó ń ṣe ní ó jẹ fasiq so tó bá ti wá di individual so àti dọ́bí tó lè yóò fi mọ̀ but pé ẹni tó bá ṣe fásik ni àhá ìyẹn ọmọmù nìyẹn wọ́n ni wọ́n ma dalla shar'u ala annahu bid'a in tó bá ti ṣẹ̀rẹ́ àbá tọ́ka sí pé bid'a ni hakamu bi bid'atihi wọ́n sọ pé bid'a ni in ti ṣẹ̀rẹ́ nínú ka ti ṣẹ̀rẹ́ àsọ ni pé ìmá jókò tí ó ń bid'a bid'a náà lòun náà so ìmá jókò tó ń bid'a ìmá bá wọn sí ìmá yìn ìmá gbé wọn ga

èyàn wá eh, tawqif kí ẹmọ wà kọrùn bídá kí ẹmọ lẹ́yìn wàtá nabi sallallahu alaihi wasallam sọ pé eh, eh, kílẹ̀kọ́ rẹ̀ man awa muhdithan so man ahdatha muhdithan aw awa muhdithan ẹni tó bá dára dálẹ̀ ilẹ̀ àbí ó wá awa muhdithan alimamu shatu sọ pé nínú ìtumọ̀ kí ẹmọ awa muhdithan kí ẹmọ pánlé kí ẹmọ babarun bídá a ẹmú ní kọ́nrídà pé ó ń bídà yẹn mọ́ yẹ̀yẹ̀ rẹ̀ ni

nígbàtí imam ahmad fẹ́ sọ dákọ̀ usulu sunna imam ahmad sọ pé usulu sunna ti indana at-tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam so wal iqtida'u bihi so so imam wukan imam ahmad sọ pé usulu sunna indana ni lẹ́yìn ìgbà yẹn tí imam ahmad wá ka àwọn gan ìtàn imam ahmad wá sọ wá sọ pé wa mina so túnmọ̀ pé súnnà lázima láàrin yẹn bó ti máa bọ́n bídá à sí gan nínú àwọn òsúrù súnnà gẹ̀lọ̀ wọ́n wà nínú nǹkan tó takò òsúrù súnnà ànù tẹ́lẹ̀ tẹ́nìkan ọgbọ́yé nìyà tó ní àárá ọ mọ́mọ̀ àwọn mẹ́lò dákọ̀ òsúrù súnnà sínú so torí pé nínú àwọn asúnnà لم يقبلها او لم يؤمن لا يقبلها او يؤمن بها لم يكن من اهلها so ní pé nínú àwọn yẹn ní pé owo òkè ni ah, ah imam ahmad sọ pé wa eh nínú usulu sunna usulu sunna ti indana so ní gbo owo owo òkè leleyun so wọ́n ka so the same thing now you must sọ pẹ̀lú imam bad bahari na ni eh imam bad bahari fa àwọn kan sínú tírà rẹ̀ tí ó sínú usulu súnnà ok ṣe ìmọ̀wá kò ń bí láti ò sínú usulu súnnà wọ́n kàn fẹ́ dharru ramadi fil uyun lélẹ̀ wọ́n kàn fẹ́ máa dáyé pẹ̀ sáwọn lójú ni a fẹ́ máa ni imam barbara rí mú wá tí ò sínú usulu súnnà káwájọ wo a sì gbà lọ́wọ́ rẹ̀ pé kò sínú usulu tó tọ́ ẹ mọ́sù wà lálàkọ̀fẹ́ imam barbara sọ pé mọ́sù wà ni wà ń bẹ̀bà ọwá ní tí ó bá gbà lọ́wọ́ ohun ẹ̀yìn tí wọ́n mẹ́lọ àwọn sọ ni pé mọ́sán alàlàkòfẹ́ ní so ìwọ́n ti rí pélé iná ti wá padà sínú òsùlù báwọn tó mú mi wá ẹ́ kíníkà kíníkà tọ̀ elé ó dáa àtìgbọ́ bọ́ ìbọn bídà sí tó ń bá wọn bídà sí sóhùn sínú òsùlù súnnà ìtafẹ́ sí nìyẹn kankan ma kí ma so wọ́n ń pè ní dilalatul iqtiran so dilalatul iqtiran kí nǹkan wá kó jẹ́rìí fún nǹkan mi kan wá so nǹkan kan papọ̀ mọ́ so nígbàtí eléyìí ti jẹ́rìí fún nǹkan yẹn bọ́ àárí nǹkan tó jẹ́rìí fẹ́lẹ̀ yìí náà so a iqtiranu yọ́lá pé wọ́n ó wọ́n so papọ̀ yẹn èyí ó ṣe kíni èyí ó fi sẹ̀rí fúnra wọn wọn balighu fil istinshaq so ọdá pé hadithu laqit ibn sabira so anabi sallallahu alaihi wasallam sọ pé balighu fil istinshaq anabi ni ẹ ṣe istinshaq dogongo ẹ fi mú dogongo a sì mọ̀ pé istinshaq so ó túnmọ̀ pé anabi ń pàṣẹ kíyàn fi mú nìyàn so ó túnmọ̀ pé wájìbù ni but mọ́dúnmọ́dún kọ́ ṣe wájìbù lọ kíyàn yọnu so in tán pè ní dilalatul iqtirani ni ni pé eléyìí náà ó súnmọ́ ra wọn náà ni so tánà bí fi sọ pé eléyìí tó fi pàṣẹ lè ó túnmọ̀ pé eléyìí náà ó jẹ wájìbù ni so àwọn afá ma ń lò ohun sí bí òdodo ni but ṣubhatul iqtirani àwọn fẹ́ sí so wọ́n fẹ́ sọ fún wọn pé Imam Barbahari sọ àwọn kankanu tíra rẹ̀ Imam Barbahari wo ma yẹ kọ́ fi sínú tíra rẹ̀ tí èsì wájìbù ó tún wá sọ pẹ́ni tó bá takò ohun so ẹmọ gbọ́ o tún wá sọ pé ní tó bá takò so èyí tẹ́ fẹ́ ṣe ni pé ẹ sọ èyí tí è ṣe tí ò sínú òsùn tòótọ́ bẹ́ẹ̀ ni ok bẹ́ àwọn nǹkan mí wà mẹ́ tòótọ́ so but yóò ó sì ní ìdínà táwọn ìmọ̀ tí wọ́n bá dùn àárífi dákọ̀ ọ̀kan so àwọn nǹkan mí wà mẹ́ tòótọ́ ok ebi fòrún ọ̀rọ̀ wà so but ok ah kí ló kọ̀rọ̀ eléyìí wọ́n kọ ìmọ̀ kó mbíláàtì torí àdíyànà òjúdé ibi tá ń lọ nìyẹn kìí ṣe mọ́sù alàlùkùfẹ́yìn ló jẹ wọ́n lógún ara so kìí ṣe mọ́sù alàlùkùfẹ́yìn ló jẹ wọ́n lógún òun gán pẹ̀pẹ̀ sí súnnà rẹ̀ gbogbo àwọn súnnà tí ṣe ìtọ́nù sẹ́kù fún wọn nìyẹn nígbà tó ti gba ìpìlẹ̀ lọ́wọ́ wọn so that the yestoda bí hìgọ́ ìrọ̀ kó bá fi táwọn ẹlòmí lọ́wọ́lé ṣe wà láwọn tí wọ́n ti takọ Ah, eh, lẹ́hìyà eh, kíọkọ rẹ̀ eh, àwọn súnnà tí ṣe ìtọ́nù mọ́ ma sẹ́kù fún súnnà tí ó ma fi ta àwọn èèyàn pé ibi tí súnnà ma òjúbá ìrọ̀ so ní tó fi ṣe pé àwọn súnnà náà ní bukata láti máa awọn àwọn so torí àwọn nǹkan tó wà sara wọ́n ni wàmà dálà ṣẹ́rùn ala annahu khati'a in ti ṣẹ̀ríà bá sọ pé àṣìṣe ni àbí ẹ̀ṣẹ̀ ni o fahuwa kadhalik so àṣìṣe àbí ẹ̀ṣẹ̀ ni o wa sahibuhu mukhti ẹni tó sì ṣe náà aláṣìṣe lòun náà wa amma min nahiyati ta'yin ẹ wà rí lábala ká máa dákọ̀ gangan fulanun wa illan ní pé lágbájá àti lágbájá bí àìníhì fún ààrẹ gangan fahum yahkumuna ala al-mu'ayyani àwọn ahlùsúnà ma ń dájọ́ lórí yẹn ní pàtó bí máa tó jíbòhò mọ̀kànláfàtò hówé kọdìlára ti ṣàrà wọ́n ní nǹkan tí àwọn ẹ̀rí ṣẹ̀ríà tó bá necessitate so nǹkan tí ìyapa rẹ̀ tó sẹ́yẹn tí ṣẹ̀ríà bá necessitate kẹ́yàn bá fi so kama sabak gẹ́bà ti so gẹ́bà ti so hadha ahadu ash-shartayn wọ́n ní eléyìí ni ìkanú àwọn májẹ̀mú méjì so eléyìí ni ìkanú àwọn májẹ̀mú méjì so kò jẹ́ bó ṣe jẹ́ lábala lábala yìí nípa nǹkan tí wọ́n tí wọ́n sálàyé so al-muhim ni pé tí a bá fẹ́ ṣe ta'mim èyàn àmàmà lókùn ìgbà tó bá ṣe pé nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu so èyàn ó wà ṣúọ̀ pé ṣe kì ní ẹ̀ sí ó tọ́ bá kọ̀ ènìyàn so so ṣe ó tọ̀ bákọ̀ ènìyàn so yán inṣáàlá ibi abala kejì tán fẹ́ sọ inṣáàlá amawo inṣáàlá so hada wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka alhamdulillah la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk